torí náà annabi ọlọ́run annabi musa aléhì sọ́látù wasalam ó kẹ́kọ́ ọlọ́run kí ni annabi musa tọrọ lọ́dọ̀ ọlọ́run alimni shay'an alukuruka wa adu'uka bihi ìwọ ọlọ́run dákun kọmi ní nkankan tí ma fi rántí ìwọ ọlọ́run bí n bá sì fẹ́ sàdúà òun ma lò annabi musa aléhì sọ́látù wasalam òun ní bí ọlọ́run báyé o kí ni annabi musa ń rawọ́ sọ́lọ́run tí ń bẹ̀ sí ọlọ́run dákùn kọ́ mi ní nkankan tí ń ma fi rántí ìwọ ọlọ́run tí ń sì ma fi bẹ̀ ọ́ ẹ̀kọ́ ńláńlá tá kọnu eléyìí ni pé àsó nídi kéèyàn ọmọ bẹ́yàn ti bẹ̀ lọ́run kọ́mọ ìpéyàn ọmọ wíntọ́lọ́run ọ̀fẹ́ yóò sì tún lórí láyà yóò tún ma tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run tó bá máa nẹ́bí ọlọ́run annabi musa aléhì sọ́látù wọ́sàlám tí ń fi ní special àdúwà pé ọlọ́run dákun mọ́ fẹ́ tọrọ kankan kí ni mọ́ fẹ́ tọrọ alimni shay'an abukuruka wa adu'uka bi tí ń tọrọ náà ni pé dákun ọlọ́run kọmi alimni kọmi nígbà tí yẹn ní kọmi ń kéwú kọmi ní tí ma fi rántí ìwọ ọlọ́run azikiri tí ń sì ma fi bẹ̀wọ ọlọ́run ẹ̀dàkùn ẹ̀kọ́ ńláńlá lélẹ̀ yìí bá nẹ́bì musa aléhì sọ́látù wasalam tó jà nẹ́bì ọlọ́run bọ́ bá lè bẹ ọlọ́run pé ọlọ́run nǹkan fẹ́ ma wí tí ojú mi tó ń tójú mi ò tó olúwa kọ́ mi kíni kí n fi bẹ̀ ọ́ kíni kí n fi ni pé àtàzikìrí ni àtàdúà ni kèése èyàn wá jòkó kó pé ọkà fàtíà mẹ́jọ kúrò aláhù mẹ́wàá ẹ̀ọ́wà mútẹ́sùgbọ́ wà sástà fún láyẹ ẹgbẹ̀rún gbogbo eléyìí mùsùlùmí èsè wọ́n bá ní kí ló fà oníkọ́dà nẹ́bì musa rẹ ọgbẹ̀ lọ́n pé bó ní ti bẹ̀ ọ́ kí ni fi sàdíkìrí òun là nẹ́bùwa muhammad sallallahu alaihi wasallam náà wípé àdùn ìbáadà ni kí sì là ń pè ní ìbáadà òun ni tí èyàn ó retí pé bóòlọ́lọ́n ní a ṣe ìyẹn ni ìjọsìn fọ́lọ́hun ẹ̀dàkùn kájínà ní tí wọ́n kọ̀ fẹ́ lómí pé tọ́ ma lọ fà lóru ní tí ọ̀ tẹ ọlọ́run lọ́rùn gbáà ní bẹ̀m̀bẹ̀ àwọn nǹkan mẹ́ta ń pè ládùá ní ti torí pé tọ́ yá fi ti sọ́dọ̀ ọlọ́run nínú tá ń pè ládùá yìí àfi ń ti sọ́dọ̀ ẹ̀dá ọlọ́run torí náà ẹjá wa náà kẹ́kọ̀ọ́ nú eléyìí káwa náà béèrè bó ọ̀nà ti wá sí rọrùn anẹ́bì musa sẹ́sẹ̀ ń bí ọlọ́run directly àwọ olè bí ọlọ́run directly a máa wà ní kíni a ní súnà anẹ́bì anẹ́bì lọ́rán sáwà pé báyìí mọ fẹ́ o bẹ́ẹ̀bà rántí mi o báyìí ni kọ́dà bíyàn dé bí wọ́n ti ń ta tíra gbogbo bó ti lè wó tó bí ó kéré tó yóò rí tíra àdékèrò wá dùnà yóò rí hìsínul muslim yóò rí alàfikàrù lè mọ́mí náwàwí ó gbé ìtọ́ bá rí inú àwọn ilé yóò ti tó ọ ìyẹn ni pé àdúrà bẹ́yàn bá ń wá àásìkí bá nẹ́bì tí tọrọ ní bẹ́yàn bá ń wá kọ́lọ̀wọ́ gbé ga bá nẹ́bì tí ẹ̀rin tí ọ̀bá fún rẹ̀ kọjá nẹ́bì ọlọ́run ẹnìkan nù wa ò lè ní ọtọ́rítì ilẹ̀ kámẹ́tànra wa torí náà ànẹ́bì musa kí ló wí tí ń fi sàdíkìrí rẹ̀ tí ń sì máa fi pè ọ́ tí ń máa fi sàdúwà kọ́ọ̀dá kúlíà Musa annabi lóluwa dá annabi Musa lóhun aléhì sọ́látù wasalam olúwa ní rẹ̀ Musa ń tọ́ ma wí ní pé ìlàáha illallah ọlọ́nlọ́kọ̀ annabi Musa bẹ́ aléhì sọ́látù wasalam àti sọ fún kọ̀sọ́bà kan tó tó jọ́sìn fún ọba allah la ilaha illallah òun lọ bá àdúwà ẹ̀rí mo ti wí létí iná nísẹ̀ lómín retí pé bọ́yá ọ̀pá kan tí ó gún àbíbolẹ̀ mọ́ pé lànẹ́bì musa fẹ́ tọrọ lọ́dọ̀ ọlọ́run pé yọ wà fà tí ó gún òun lọ́fà alànẹ́bùwa muhammad sallallahu alaihi wasallam níjọ́ àràfá ńgbàtà annabi wà ní hajji ní àràfá annabi ní kairu du'a àdúà tó dáájú du'a'u yau mai àràfá àdúà jù àràfá yìí ni wa kairu ma kultuhu wannabi yuna qabli la ilaha ọkà iná yìí bàbá wa dìjọ́ àràfà yìí àtèmé Muhammad sallallahu alaihi wasallam àti gbogbo àwọn anẹ́bì tó sáájú mi bá anẹ́bì tí ń gbí jọ òun ń ta wí tó dájú jọ àràfà yìí òun ni la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamd wa huwa ala kulli shay eléyìí ní kọ̀sá zikaru kọ̀sá zikiri kọ̀sá dua tó tó la ilaha illallah pẹ̀lú àwọn ẹ̀rí wọ̀nyí arínú tànàbí Musa alayhi salatu wasalam arínú tànàbí wa Muhammad sallallahu alayhi wasallam qala ya rabbi anábi Musa náà wí fọ́lọ́hun jọ náà pé kullu ibadika yaquluna hadha níta anábi Musa bẹ́ lọ́hun ni ọlọ́ndakùn kọ́ mi ní nǹkan tí ó jẹ́ tèmi nìkan kí n ma fi pè ọ́ kí n sì ma fi rán ọ létí láwọn ma fi ṣe rántí rẹ̀ olúwawá ní ma pé la ilaha illallah gẹ́gẹ́ bí èyàn àwọn annabi ọlọ́run èyàn bí ti wá làwọn náà àmọ́ wọ́n jù wá lọ nítorí pé kí ni olúwa ọsà wọn lẹ́sà ọ̀ràn wọn sẹ́ bẹ́mì rí ó ti rohun náà annabi musa náà rò pé kullu ibadika yaquluna hadha ah! gbogbo èyàn náà ni ọ mọ̀ la ilaha wí àní ìtẹ́mì nìkan mọ̀ tí ma fi bẹ̀wọ̀ lọ́un kullu ibadika yaquluna hadha qala ya Musa ẹwà wo èsì tọ́lọ́wọ́ bá fà nábi Musa alayhi salatu wassalam law anna samawati sab'a wa amirahunna ghayri wal aradina sab'a fi kiffah wa la ilaha illa Allah fi kiffatin malat bihinna la ilaha illa Allah ọlọ́njá ma yìí la ilaha illa Allah olúwa ní ànábì musa law anna samawati sab'a bàbá kó gbogbo sánmà méjèèje wà amirahunna gairi àti gbogbo ẹni tí ń bẹnú sánmà méjèèje yàtọ̀ fẹ́mi ọlọ́run kí lọ gbọ́ yìí ń bí èyí ń bá bí ọkẹ́ ń bọ́ lọ́lọ́run wá fi sàmà ẹ̀rí pọ̀ ẹ̀rí ọlọ́run ní sánmà ló ń wà ò òkè ló ń wà ò ìtúnmẹ́ eléyìí fẹ́ni tí ọba yé kó béèrè bí wọ́n bá lọ́lọ́run bẹ níbi gbogbo ń bẹ níbi gbogbo bí ẹlìmì yìí pẹ̀lú mọ́ rẹ̀ ni bá ti wà ní mọ́sálásí nísìn ìmọ̀ ọlọ́run bẹ pẹ̀lú pẹ̀lú wa ń bí àmẹ́jọ́ ọlọ́run bẹ ní mọ́sálásí là ọlọ́run ò bẹ a àmẹ́ntùn mọ́ ń pèsè àmẹ́ law anna samawati sab'a wa amirahunna àwọn tí ń gbénú nǹkan tí ń gbébì kan là ń pè ní àmìrù rẹ̀ Olúwa níbi gbogbo sánmà méjèèjì bàbá kójọ wa amirahunna gẹ̀yù àti gbogbo ẹni tí ń bẹ̀m̀bẹ̀ yàtọ̀ fún èmi Ọlọ́run ìtumọ̀ ẹni pé ń wà pìsàmà ẹ̀dàkùn èyí wọn òrújú inú ń tàà fi máa yàtọ̀ láàrin súnnà tó ní bídíà ní kí wọ́n bíyàn pé ìbòlọ́lọ́un wá mẹ́jọ ọkọ̀ lẹ́nu pé fi sàmà kọ́dá níjọ́ kan nẹ́bùwa Muhammad sallallahu alaihi wasallam ẹnìkan dáràn tí ó yẹ kọ́ bọ́kùn lọ́rùn ẹ̀rú ẹmà àwọn ọ̀ràn tí èyàn máa dá tí kílè èyàn fi tánràn rẹ̀ ní sọ̀hábí ànẹ́bì kan dárú ọ̀ràn báyìí ọwá jẹ́ pé ń bi ayé alkùránì tó lúwa ní rọ́kọ́bà tí ń mú mínà tí ń àwọn ọ̀ràn kan bẹ bí yẹn bá fẹ́ bọ́kùn lọ́rùn ẹrú kìí ṣe ẹni ẹrú o yọ́lọ̀ wá ẹrú tó mú mìní tí ń kírun tí ọmọ sin lọ́rùn ẹni wá rí ẹrú kan àmọ́kọ̀dá lójú sílé yìí mú mìní ni àbí ọ̀mọ́ ti tẹ́lẹ̀ bóyá lóun wá ẹrú òun dáràn òun fẹ́ bọ́kùn lọ́rùn ẹrú òun náà anẹ́kànyà ẹrú ìjọ ọmọbìnrin jọ náà ọba mú ọmọlọ́dọ̀ anẹ́bì sọ̀lọ̀lọ́ mo sì wá wá wá èyí tí wọ́n ní bẹ̀ ní tẹ́yẹn lẹ̀ bọ́kùn lọ́rùn ẹ̀ àmẹ́mí ọmọ bọ́yá mọ́mí nínú ìdánwò lànẹ́bì se fún ìdánwò tí wọ́n bá se fọ́pọ̀lọpọ̀ mùsùlùmí lónìí ọlọ́mọdé ààrẹ tí ó fèèlì púpọ̀ àwọn èèyàn ó fèèlì rẹ̀

ìbéèrè tá nẹ́bí bí ń jọ náà nù ńgbò ó sì jẹ́ pé múmi ní ni tó gbẹ́sìn rẹ̀ yìí ń bẹnu àdífi bẹ́ o kọ́ọ̀lẹ́t fi sàmà kọ́ọ̀lẹ́t fi sàmà àmì tún ma ń fi sàmà òkè lọ́lọ́run wà ní <laughs> tẹ́rù yìí fi dáhùn jọ náà nù lẹ́yìn òjísí ọlọ́run ni ọ kí lọ́rọ̀ kẹta tá nábi wí àtúkà ìnàá mọ́mìnà bọ́kùn lọ́rùn ẹ̀ mọ̀mìnì gidi lélẹ̀ ìbéèrè méjèèjì mẹ́bà bá bí ọ̀pọ̀lọpọ̀ ní tí ń kí mú tí ń ká àwẹ̀ tí àjì lọ́dọọdún yóò fẹ́ lè o léyìí tí è ṣe ọ̀rọ̀ àsọgbọ́nú bàbá kó mùsùlùmí mẹ́wàá jọ tàbí pé mélòó à ah, ibi gbogbo ọlọ́run wà ní òní síbi tó ọlọ́run ò sí àà ah, ah. kí ló ló wá sọ alùkọ̀rá nìkalẹ̀ fún kí là nẹ́bí sálàyé rẹ̀ fún wa sí táwọn ọmọ wá wí mi àmì tó mọ́n fi sàmà ayà alùkọ̀rá inú hadith annabi annabi ni irhamu man fil ardi yarhamukum man أين الله قالت في السماء لو أن السماوات السبع وعامرهن غيري níbo láwà kó gbogbo ẹ̀rí yìí sí tó ipá kìídà tí ń bẹ lórí ọ̀pọ̀lọpọ̀ ọmọ mùsùlùmí lónìí ní pé òsìbí ọlọ́run ò sí ẹ̀dàkùn ẹja tún ilé ìṣẹ́ o ó lè débi pé ànẹ́bì gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ìdánwò láti mọ tani mòmìnì tani èsè mòmìnì

àmọ́ síbẹ̀ náà nǹkan kan ò lè ṣẹlẹ̀ lẹ́yìn ìmọ̀ ọlọ́run olúwọ bá ń bẹ níbi gbogbo bí ẹ́lìmì yìí pẹ̀lú ma rẹ̀ àmọ́kẹ́ wá ṣe pé ọlọ́run bẹ ń bí tó ń bẹ sánmà ń bẹ wọn ọlọ́run òwú bẹ́ olúwọ òwú bẹ́ kàálù súnà ní omeri wá kọ́ fọrùn lẹ̀ ní pé ó sì wà ní sánmà lọ́lọ́run wá ọlọ́run tó gbé ń bẹ́ ń bí gbogbo ìwọ ló wí bẹ́ àbọ́lọ́run nínú àkídà tí ọ̀ dáadáa kọ́kọ́ kéjù ńlẹ̀ yóòbá òun ni pé gbogbo bí lọ́lọ́run wá tí rahamu

torí náà ẹnìkan wá ń mú ní Madina lọ̀rọ̀ náà ti ṣẹlẹ̀ ń jọ náà bóyá mo ti rí fẹ́yìn kan rí ipé ara kéwù sàmánì tẹ́ǹkẹ́ wọ́n mọ̀ pé ọlọ́run ò sí ń bí gbogbo gbé ìwé àmà pọ́lọ́run sá àwákàwí ọlọ́run ló wí ọlọ́run wá ẹni tí wọ́n ń bá jiyàn yí jọ́nà ọlọ́run wá ọkọ̀ ní ọ̀nà pẹ̀pẹ̀ ni ọba nílà káyìí ọyẹ kó jù tọwọ́ rẹ̀ lẹ́jọ́ náà ó wá sọ pé bàbá ìgbà tó já ẹgbẹ́sẹ̀yìn ẹgbẹ́sẹ̀yìn ó ṣe bí bọ́yá wọ́n ní ejò fẹ́ sàn wọn àbí àkèké fẹ́ ta òun ṣe mọ̀kọ́ máa nẹ́bí adámọ́ ń gbà bárin tí ó pa láyọ́ bẹ̀rù àbásáré gbé gbé ẹsẹ̀ lè níbi tẹ́ ti gbẹ́sẹ̀ kú òun tẹ́ tó sí tàlẹ̀ gbẹ́sẹ̀ léhun wọ́n bá gé gbogbo obi lọ́lọ́run wá ibi ẹ ti gbẹ́sẹ̀ kú òun tẹ́ sì tó gbé ẹsẹ̀ lé sí tàlẹ̀ gbẹ́sẹ̀ lé tẹ́mọ̀ pé ọyẹ kéyàn se láká ìgbẹ̀ tó àmẹ́ ìtọ́ ti ẹ̀ kílé agbogbo rẹ̀ nípa wà rẹ̀ rí náà alùpùpù àwọn ìgbẹ̀lẹ̀ àsìrí náà àdíta náà annabi sì tún fi ṣèdánwò fún yàn pẹ̀lú níbi ọlágbàdé pé àfikọ́ ọmọ nínú àkídà lọ́wà nínú àdì ọkàn musulmi ní tó bá fi máa annabi sọ di tẹ́stì téyàn fi ma pé ṣe múmìnì lélẹ́yìí àbíkẹ́ ṣe múmìnì àdífì tó lẹ́sẹ̀ ńlẹ̀ ni wọ́n ń dáútù pé ṣe múmìnì léyàn wọ́n sì mú wọ́dá annabi pé bá wa ṣèdánwò fún ká mọ́ kí làkọ́kọ́ béèrè ayinallah mọ̀lọ́lọ́wà ọ̀dá ìsàmà ya bí ọlọ́run wà náà tó lóun wà lọ́wà àmìntún mọ̀fẹ́sàmà torí náà bí a ti yà lọ gbogbo yẹn ni pé ẹ̀rí mi tún lè Oluwa olúwa wífà nẹ́bí Musa alẹ́ ìsọ́látọ̀ sẹ́lá pé bí gbogbo sánmà méjèèje àti àwọn tí ń bẹ ń bẹ yàtọ̀ fún èmi ọlọ́run èyí náà tó lẹ́rìí pé ń wal aradina sab'a èyí nìkan kọ́ bàbá tún kó gbogbo lẹ̀ méjèèje olúwa wá pé àtàwọn tí ń bẹ ń ẹ̀rí mẹ́nu ńgbà ọlọ́run sọ ti sánmà méjèèjì ọlátàwọn tí ń bẹ ń bẹ gẹ́rí yàtọ̀ fẹ́mi ọlọ́run àmá ń gbó débi ilẹ̀ méjèèjì ọlọ́run kan sọ wàlàràdúínà àsàbẹ̀ àti ilẹ̀ méjèèjì ọlọ́run ò sí inú ilẹ̀ àmọ́ ma gbogbo tí ń bẹ ní inú ilẹ̀ àtòkè rẹ̀ kí lolúwa wí ń bí ní pé bàbá àti gbogbo àwọn tí ń bẹ nínú wọn yàtọ̀ fún ọlọ́run ní sánmà méjèèjì yìí fi kífà tako gbogbo wọn sí ẹmọ òṣùwọ̀n tàà fi ń wọn nǹkan tí ma ní kíni ìbónù kína ń pè yóò bá bí pẹ́rẹ́gì ẹbí àbọ́ méjì tí wọ́n gbé síbẹ̀ báyìí ẹbí skéèlì yẹn kífà ní lárúbáwá ń pè olúwa ní bàbá kó gbogbo àti sánmà àti ní ilẹ̀ méjèèjì ta wọn sí orí òṣùwọ̀n nínú níta fẹ́ bí wọn nǹkan wàlá ìlàhà ìlọ́lọ́hù fi kífà àwá múlá ìlàhà ìlọ́lọ́ agbóhun sórí ìkíni òsùnwà kejì rọ́ját gbèhínná láìláha ìlàláwọ̀ tẹ́sùnwà ìsánmà méjèèjì àti ilẹ̀ méjèèjì lọ ìyẹn nípa wà láwọ́ ọmọ yìí láìláha ìlọ́lọ́ òun ló fi jọ jẹ́ bí ìgbà tó ipé ní bí wọ́n bá sọ àdúwà súnnà fẹ́ lòmí léyìí tọ́ bá súnnà mú gbogbo ìta wí fún igbé lọ́ra ìsìnù mùsùlùmù yìí lọ́ra àdìkáàrù náwà wí yóò tún wá padà fún ìjà sẹ́nu bó ti mẹ́ náà ní kò ní gàárí kò ní àníyàn àwàlá tira wa débẹ̀ ní ti torí pé òun lọ bá àdúwà òun lọ bá àzíkìrì gẹ́gẹ́ bí ó ti wà nú ẹ̀rí inú àwọn ẹ̀rí òun lè tọ́lọ̀ wípa nẹ́bì mọ́sá ìpé kí ní jẹ́ bẹ́ẹ̀ láìláha ìlàláwù bá bá gbé sórí òsùnwọ̀n yọ́ tẹ́wọ̀n ju gbogbo sánmà méjèèjì àti ilẹ̀ méjèèjì lọ inú hadithi mẹ́ kúmá ṣeéhọ̀ mẹ́nubà hadithi náà bí i àmọ́ká mẹ́nubà ọjọ́ra wọn òun náà ń pè ní hadithu albitọ́ọ̀kọ̀ lára ń tàn nẹ́bì sọ fún wa sallallahu alaihi wasallam ní pé tó bá díjọ́ gbẹ́ndẹ̀ alkiyama ya ti rọ́jùlùn arákùnrin kan wà wà máàhù tẹ́sàátún wà tẹ́sàáúnà sí jìlá madukulli sí jìllín madalbasa ẹnìkan dẹ́njọ́ náà in tí wọ́n rí kọ́ọ̀dùn tóun nìkan gbéṣe láyé ní tí ọ̀dá lẹ́sẹ̀ 99 rẹ́kọ́ọ̀dù rẹ̀ 99 rẹ́kọ́ọ̀dù kọ́dà ń bẹnu hadithi ìpolówó tún bí pé àwọ́dámẹ́ka kátàbàtì àbáwọn màláìkà tí mo ní wọ́n kọ àwọn kìíní ìkalẹ̀ wọ́n bú ọ sí o ṣe wọ́n kọ̀kọ́ pó ṣe ni ó ni wà láì òun ṣe gbogbo tí wọ́n kọ òun náà lòun arákùnrin yìí wọ́n lé sì tí ó fọ́njọ́ náà ní pé lẹ́gbẹ̀ẹ́ 99 yìí òun ọ̀tí ẹ̀ ní dáadáa kankan ní tóhun ti rí tí ọ̀sẹ̀ parọ́ mọ́ olúwọ́wà pe pé òun ti lóhun ní sàbò sí fẹ́ dákan inna ladaika hasanatan inna bí káàdì ẹyọ kan tí wọ́n kọ nǹkan sí nígbà wọ́n bá sí kí ni wọ́n bá ń bẹ̀ la ilaha illallah olúwó ní ẹ̀wọ̀n torí pé ní ẹ̀rí tó fẹsẹ̀ múlẹ̀ ni pé mẹ́zánù ń bẹ lálìkìyàmà o olúwó se òsùn wọn sẹ́ wá lálìkìyàmà ẹ̀rí pọ̀ wà mọ̀ ní àmàl mẹ́kọ́lá dára tí àtàwọn ẹ̀rí mẹ́tọ́ pọ̀ bẹ́ olúwọ́ ní kí wọ́n wà inú hadithi ibo ti rí ń bí náà bí wọ́n bá gbogbo sì jílù gbogbo rẹ́kọ́ọ̀dù 99 yìí sì fi kífà tí wọ́n kó sábàlá òsùnwọ̀n kan wọ́n wá ju bètọ́kọlá ìlàhà ìlàláhù yóò sì tẹ̀wọ̀n ju gbogbo rẹ́kọ́ọ̀dù ẹ̀sẹ̀ 99 lọ alimami ibn al-qayyim rahimahullahu ta'ala wọ́n ni ta bá wòye sáwọn àhàdìsù yìí àti kẹnẹta ka àti kejì in fuwa lára bí la ilaha illallahu ti tó a máa gbọ́dọ̀ gbàgbé nkankan ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ni ibn al-qayyim ló wíwẹ́ o inú àwọn àgbàfà ọmọ kí ibn taymiyya ibn al-qayyim ni púpọ̀ nínú àwọn tó wá níbi tó kọ la ilaha illallah iná wọn wọ̀ná bìtọ́kọ̀ tó tẹ̀wọ̀n ní ọ̀dọ̀ tẹnìkan yìí púpọ̀ ẹnu ẹni tí ó wọ̀ná náà ní ò ní kíni òun náà ni wọ́n bìtọ́kọ̀ tí ẹ̀ náà wọ́n kọ̀kọ́ wí la ilaha illallah ìjọba إن الأعمال لا تتفضل بصورها ولا بعددها إن الأعمال لا تتفضل بصورها ولا بعددها إتم مكيس كل لجوك لو كيس بوتيري أورنتموا أبي عدد تافا ولكن إنما تتفضل, تتفاضل بما في القلوب إنما تتفاضل الأعمال بما بما في القلوب in ti la ilaha illallah tẹnìkan fi tẹ̀wọ̀n tí la ilaha illallah tẹlòmí ó léfò òní tí ń bẹ lọ́kàn àwọn méjèèjì ìyẹn ni imani tí ń bá la ilaha illallah rìn tí wọ́n takora wọn kèsè la ilaha illallah tá ń wí lẹ́nu ti sẹ wá ń takò takìídà tó bá ní la ilaha illallahu tó ṣe déédé àdì ọkàn rẹ̀ tó bá ń tí ń wí lẹ́nu mú tí sí ọwọ́ rẹ̀ ọ̀takò bí la ilaha illallah ti tónú o gbẹ́bẹ́lọ́n ti yífà nẹ́bì Musa aléhì sọ́látù wasalam gẹ́gẹ́ bá nẹ́bì ti wínú hadithu sọ́hìbìl bìtọ́kọ̀ ìpé bẹ́ẹ̀ bá kó gbogbo ayé àtọ̀run jọ la ilaha illallah nìkan torí pé al'amalu la tatafadalu bí súwárí wala bil adad wa inna ma tatafadalu bí ma fil qulub torí náà ẹ̀dàkùn bàbá ma ṣe la ilaha illallah ẹ má jẹ́ ọjẹ́ ń tàà nǹkan wí jáde lẹ́nu lásán ma tún mẹ́ kọ wá jẹ́ kí orin lẹ̀ bẹ́ẹ̀ lọ́kàn rẹ̀ kákìídà rẹ̀ wa iyyaka nasta'in lẹ́ẹ̀mẹ́ lólójúmọ́ ẹ́n ó kéré jù ó kéré yányánù kọ́dà bí ọ̀yán náà fílá yóò kí ráka mélòó méjì mẹ́rin mẹ́rin ó mẹ́wàá mẹ́ta mẹ́rin ó mẹ́tàdínlógún níjojúmọ́ so ya tún rí mùsùlùmí kan kí wọ́n máa pè pé ẹwà bomi ń bì kan

ìtumọ̀ tí ibn al-Qayyim ń wínú kọlọ̀n kọmọ sáàsánú ẹ̀mí àtẹ̀yìn o kó jẹ́ kí la ilaha illallah wa nínú èyí tí ó tẹ́wọ̀n bèèrú tàdífù sahib al-bitaqa àti ìtọ́lọ̀n wí fún annabi Musa alayhi salatu wassalam hadithu yìí rawahu ibn Hibban wal hakim wa bákanáà lè máa mọ̀ alhakimun na ìsàbúrí inú àwọn àgbàfà aládìífì làwọn náà àwọn ni wọ́n gba hadithu yí wá wasọ̀háhàhú kọ́dà alìmáàmù alhakimu sì ní hadithu tí ọlálàáfíà ni kọlọ̀n kọmọsà jẹ ká سمعت رسول الله صلى الله عليه وسلم يقول قال الله تعالى يا ابن آدم لو أتيتني بقراب الأرض خطايا ثم لقيتني لا تشرك بي شيئا لأتيتك بقرابها مغفرة الله أكبر على فضل التوحيد فضل لا إله إلا الله وما يكفر من الذنوب ولكن بفكي وملون لك قسن لون لك kọmọ wílá ìláha ìlàláà tọkàntọkàn tíṣẹ́ tíṣẹ́ ààrẹ rí pé ọlọ́lá ohun tún lè àdíti torí mìí yóò ọlá nẹ́bùwa muhammad sallallahu alaihi wasallam ní yabna adam ìrẹ́ ọmọ nẹ́bì adama lẹ́w àtẹ́ìta ní bí kọ̀rọ̀bìl ardi kọ̀tọ́ọ̀yà bí ẹsẹ̀ rẹ bá pọ̀ tọ́fẹ́ kún gbogbo lẹ̀ kọ̀rọ̀bì bọba gbé ọba ní ẹsẹ̀ tó fẹ́ kún ọ̀tọ́ọ̀yà bí kọ̀rọ̀bìl ardi tó fẹ́ lè kún gbogbo lẹ̀ lakítani la tushrik bí shay'a a ma ń jọtọ̀ wá bá òun ọlọ́run la tushrik bí shay'a a bá ṣíríkù lọ́rọ̀ kọ́dá ẹsẹ̀ yí pọ̀ débi pé ọfẹ́ lè kún gbogbo lẹ̀ láàtẹ́ ìtúkà bí kọ̀rọ̀ bí ha makfira ọlọ́run ní fọ́kàn balẹ̀ àtẹ́ ìtúkà bí kọ̀rọ̀ bí ha makfira òun ọlọ́run lè foríjìn ọ pẹ̀lú tí ó kún gbogbo ẹsẹ̀ rẹ̀ ni bó ṣe fẹ́ kúnlẹ̀ nìna àforíjìn tí ó kún bẹ́ẹ̀ lọ́dọ̀ wọn ọlọ́run tó ń lè ṣe fún ọ eléyà ti sàlàyé fúnra wa èyí wọn ọ̀yẹ̀yẹ́ ẹsẹ̀ lójú wa o kíyàn ọmọ wà pé kíyàn ọmọ sẹlọ́n lọ bọ́bá ti ní tàwíìdù àmọ́ kí là ń wí ni pé ní gbogbo ẹ̀sẹ̀ pátá lópin ìgbà tí tàwíìdù bá ń bẹ lára àyàn èyàn ní jọmọ náà kò ní máa gbénu náà lọ gbére olúwa se ká se èyí tó ní a se ká se àti sàlàyé fúnra wa pé púpọ̀

àwọn mẹ́sí ń bẹ wọ́n jíyà wọn yóò jíyà olè yóò jíyà zìná yóò jíyà ọtí àmẹ́nu pẹ́ta òhìdú rẹ̀ sí kù láàrẹ ẹ̀ bọ́ bá jẹ gbogbo ìyàwó tán nù náà yóò padà sí aljanna àmọ́kọ̀ rọrùn ẹ mẹ́jẹ́ yàn tọrọ orú ẹ̀ iná bó ti lè wù kó kéré mọ́ ni àti gbogbo àwọn ọmọ yàwó múmìnir torina uh, eléyìí ni ìparí báàbù fadli tawhid wa ma yukaffiru mina adùnú ọlá tí ń bẹ fún kíyàn ọmọ ọlọ́n lọ́kan kó sin ọlọ́n lọ́kan àti pé kọ́dà bí tí ma pa ẹ̀ṣẹ̀ rẹ̀ bẹ́sẹ̀ náà ti lè wọ́ pọ̀ tó tọ́lọ́wọ̀n ọba ti ní kí ṣíríkù ẹbọ ìpa nǹkan mí pọ̀ mọ́lọ́wọ̀n wà lẹ́rú yàn bó ti lè wùkọ́ pẹ́ tó ní ọlọ́wọ̀n àmọ́ ìta wá ń wí náà ni pé mẹ́jẹ́ ọpẹ́ kò tó rá foríjìn ọlọ́run mẹ́jẹ́ sí ọ̀rí ọpọ̀ débi pọ́wà kọ́kọ́lọ jí àánú náà kò tó wọ aljanna kọlọ̀n kọmọ́sá sàánú ẹ̀mẹ́ àti wọ́ fíhí masá gẹ́gẹ́ bí àṣà sheikh mohamed abdulwahab ẹ̀rin tó tó bí ọ̀sẹ̀ méjì àbíjú bẹ́ẹ̀ lọ láfi kabáàbù yìí wọ́n wà sọ maraisi ń ta ka ń bẹ́ ta àríkọ́ nù báàbù ta parí lónìí al'ula sí àtúfàdìlìlá oníká ma bí ọlá ọlọ́run àánú rẹ̀ ìkẹ́ ọlọ́run bó ti gbààyè tó ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run kọ̀láàlà sí àtúfàdìlìlá òun lè àfírí pé níbẹ̀yàn bá kó ẹsẹ̀ wá tọ́fẹ́ kún gbogbo ilẹ̀ èyí wọn pẹ́ kọ́lọ́run ọmọ ní àánú tí ó jù bẹ́ẹ̀ lọ sí àtúfàdìlìlá kẹfẹ́ra tó sàwábi tàwíìdì ẹndàlọ́ọ̀ inú ẹ̀kọ́ ńláńlá ta kọ́nù báàbù tó lọ yìí ni pé àsí ẹ̀san kéèyàn ọmọ ọlọ́run lọ́kan kó sin ọlọ́run lọ́kan ọmọ pọ̀ púpọ̀ lọ́dọ̀ ọlọ́run kọ́lọ́n kó sèmì rẹ̀ ní min ahli tawhid ẹlẹ́ẹ̀kẹta takfiruhu ma dhalika lidhunub inú tí tawhid tún máa jẹ́ kéèyàn ní òun ni pé máa pa ẹ̀ṣẹ̀ rẹ̀ mẹ́yàn nínú tí a kọ́nà ayàtọ̀lọ́nà báàbù tọ́lọ̀ yìí tafsirul ayati lati fi suratul an'am agbọ́tùnmọ̀ ayàtí ń bẹnu suratul an'am kí láyàtí ń bẹnu suratul an'am o ní pé alladhina amanu walam yalbisu imanahum bidhul olúwaláwọn tí ma ni wọ́n wúlò fún tí wọ́n kí ní jábò sí bí áyà yìí aṣírùkù bèlà òun ní kíyàn ọ̀sẹ̀bọ kó mú nǹkan míì kó sì nǹkan míì pẹ̀lú ọlọ́run ọba alkhamisa tahammulu alkhamsa lawati fi hadith ibada ubada inú taari kọ́ nínú báàbù tó lọ yìí òun ni hadith ubada bin somit mi tó lùwà tí ń sọ fún wa pé kí yọ gbà pa nẹ́bí Ìsá aléhì sọ́látù wọ́sẹ̀lám ẹ̀rù ọlọ́run ni òjísí ọlọ́run ni yọ gbà pa aljanna ń bẹ yọ gbà pé náà ń bẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ogbélé ìlarí kọ́nù hadithu Ubada ibn àti hadithu itban àti àyà suratul an'am bá àti sàlàyé fúnra wa yìí ìgbàunlẹ̀ yóò tó mọ̀túnmà kí ní jẹ́ la ilaha illallah wa tabayyana khata'ul maghrurin kọ́dà yóò wá yéèyàn àṣìṣe tí ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń tàn rẹ̀ ń gbà àwájíṣẹ́ la ilaha illallah ẹgbẹ̀rún àwájíṣẹ́ la ilaha illallah 1 ó alfa ní inú tẹ́yìn ó se láǹfà ní bọ́bá kó gbogbo àwọn àdífì ta pé fúnra wà yìí yóò jẹ́ àmà pé ẹlòmílẹ̀ ma wí láìláìláwù láì mẹ́yẹ ǹkà tó se pé ní ọfẹ́lẹ́ ojú pépà lọ ẹlòmí ó sì lè mọ́wí ju láìláìláwù kan lọ ó lè mọ́wí ju mẹ́wàá lọ àmóse dédé pẹ̀lú tí ń bẹ láti ìdá rẹ̀ iṣẹ́ ọwọ́ rẹ̀ السابعة التنبيه للشرط الذي في حديث اعتباد inú ta kọ́ nínú báàbù tó lọ yìí òun ni májẹ̀mú ńláńlá tí la ilaha illallah fi wúlò fúnyà gẹ́gẹ́ bá ti rí nínú hadithi ọ̀tùbán kọ́nù al'ambiya yahtajuna lit-tanbih ala fadli la ilaha illallah imamu muhammad abdul wahhab nínú ta kọ́mbì ni pé báwọn annabi ọlọ́run bá sẹ́sẹ̀ nídìí kọ́lọ́run ó fún wọn láàbí agbára la ilaha illallah ti tó a jẹ́ pé kò se mọ̀ báwọ̀ àtàtọ́ àwọn annabi ọlọ́run káwà náà rẹ̀ ni tí ó ké fún wa ń ké ubẹ́ pé a ah, la ilaha illallah ló fojú kiri báyìí torúkọ annabi musa annabi ọlọ́run ni alayhi salatu wassalam òun lolúwa sì ń sọ fún pé ìwà annabi musa la ilaha illallah bàbá kó sánmà àti ilẹ̀ méjèèjì pọ̀ kèésà lébù kèésà bùkù pé èmìlẹ̀ ẹ̀ṣẹ̀ ma wá sàlàyé láìláà fún ọ̀pọ̀lọpọ̀ ní òye bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá gbé wà síkalẹ̀ nísìn pé ẹ̀rákùn tàà fẹ́ sọ lónìí láìláà ìlàlàgà ẹ̀rákùn ẹjá lọlé láìláà ìlàlàà wọn ẹ̀ṣẹ̀ ma wá kọ́wà lónìí wọn lè kọ́ ò àìdàgbà masáwó torí pọ́pọ̀lọpọ̀ ní wí láìláà ìlàlàà tó se pé ní kọmọ̀ tún mẹ́ o láìláha ìlàlá àwọn mẹ́jẹ̀mú méje tí alìmáàmù wáhàbà bí mú náà bá pè ní kọ́kọ́rọ̀ eyín láìláha ìlàlá ọ̀pọ̀lọpọ̀ wa bọ́yá alì mọ́mọ́ irú ọ̀la nísìn kò ní sí sorry irújọ́ mẹ́jọ kò ní sí dárùsùn rọ̀ lẹ́mbì àárọ̀ làmáà se ní masalasi kúnjú ní bẹ̀rẹ̀ oṣù january òun lọ التاسعة إليكسا التنبيه لرجحانها بجميع المخلوقات مع أن كثيرا ممن يقولها يخف ميزانه الإمام محمد عبد الوهاب لارا أنت أقول لك أنه بابي ونبي لا إله إلا الله سيما تنوى kọ́dá bàbá kó gbogbo àìmọye ẹ̀dá ọlọ́run ní sánmà àti ilẹ̀ tàbá kó wọn pọ̀ síbẹ̀ náà gẹ́gẹ́ bí ibùnukọ́ yìí mi ti wí kẹfí rọ̀ mímọ̀ ni ẹkùlù ha ọ̀pọ̀lọpọ̀ ẹni tí wí láìláìláìláìsì ní yẹ̀ kífòmí ìzánuhù òsùnwọ́n ti ẹ̀ fúyẹ́ ìyẹn ni pé kìí ṣe gbogbo ẹn tí ń wí la ilaha illallah náà ni wọ́n lè gbé la ilaha rẹ̀ sórí òsùnwọ̀n tí ó sì tẹ̀wọ̀n kí ní máa fa ilé yìí Ibn al-Qayyim ní bí máa fílkùlù torí gbé la ilaha illallah wà fẹ́nu wí lásán kò lè annal aradina sab'a kasamawat nuna amfani ta se babu yi o ni pé bí sáma ti pé méje ilẹ̀ ọlọ́run ọba náà méje ni ọgbọ̀dọ̀ níyànnú olúwa ní asamawatu asamawatu asabẹ̀ wal aradin asamawati sabẹ̀ wal aradina asabẹ̀ bí sáma ti pé méje bẹ́ẹ̀ náà nílẹ̀ náà pé méje olúwa fi yé wa bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kọkànlá annalahunna umara àṣíbí sánmà méjèèjì ti wá ní àwọn kan gbénú ẹ̀ òun lọ́lúwà fi ní wà umara hunna gairi àti gbogbo àwọn tí ń gbénu sánmà yàtọ̀ fún èmì ọlọ́run àtàníyàtà aṣàrà ilẹ̀ kejìlá ìfìbátù sifat kìláfán lil aṣàríyà nínú ta fẹ́ kásẹ láǹfà nínú báàbù yìí ni pé inú àkídà tí ó dá inú àdíọ́kàn tí ó dá òun ni kíyàn mọ́mọ̀ pọ́lọ́wọ́n ọba náwọn tó fi ròyìn ààrẹ olúwa ọba ó ní tó fi ròyìn ààrẹ inú àkídà wa ni ká fi ròyìn ọlọ́wọ́n ọba bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá ní arrahmanu lòun ó ní arrahimi lòun àti gbogbo kọtọ́ lọ́n wá sọ rẹ̀ yìí nìròyìn kọ̀ọ̀kan bẹ̀mẹ́ bọ́lọ̀n bá pẹ̀rẹ̀ ní arrahman arrahim ìtumọ̀ rẹ̀ ní pé sífàtù arrahma sífàtù arrahma àti ká fi ròyìn kẹ́ ká fi ròyìn ọlọ́run ẹlẹ́kẹtàlá أنك إذا عرفت حديث أنس عرفت أن قوله في حديث عتبان فإن الله حرم على النار من قال لا إله إلا الله يبتغي بذلك وجه الله أن ترك الشرك ليس قولها باللسان الإمام ابن محمد عبد الوهاب بابا كنت بين حديث أنس bẹnu hadith wa بين حديث عثبان fúnra wà yìí àti wà yóò yíwa pé ń pè ní pé yàn ọ̀sẹ́bọ òsèṣíríkù ọ̀rọ̀ ẹnu lásán kọ́ annatarka shirk laysa qawluha bil lisan ke se ka ẹnu le o fi ma ga we se lebo agbọ́dọ̀ rí pé kò se bo lọ́rọ̀ ẹ n tó jẹ́ tó tọlọ́hun ó mú kó fún ẹ̀dá Ọlọ́hun n ta ń pè ní shiriku nu ẹlẹ́kẹrìnlá ta'ammul aljam' bayna qawni Isa wa Muhammad abdayhi llahi wa rasulihi àti sàlàyé lè fúnra wa pé kí lọ́fà tó lúwa máa ròyìn àwọn annabi ọlọ́run pẹ̀lú ròyìn láńlá méjì yìí kí ní ròyìn méjì náà abdullahi wọ́rọ̀sùlù a ní méjèèjì yìí ní sógun kíni hmm? al-ifratu ogun aséjù àtàsé tó aséjù lọ́nà wo ngbọ́lọ́n annabi abdu o abdullahi ẹ̀rú èmì ọlọ́run ni wá yóò dènà àṣejù nípa àwọn ànábì ọlọ́run wọ́n rọ̀súlùú bọ́lọ̀n bá wá kọlifáì wọn tó ló jẹ ìránṣẹ́ ọlọ́run ni wọ́n èyí wọn ó sógun kíní yóò sógun àṣẹ ètò ìyẹn ni pé bí yẹn bá wá ń wo àwọn ànábì ọlọ́run bí ipẹ́ gbẹ́ ni wá ah, àìsẹ̀gbẹ́ ò rọ̀súlùú olúwa ránṣẹ́ sáwọn ó fi wá àyíránṣẹ́ sí wọn kò fi ránṣẹ́ sáwàá in tí wọ́n fi jù wá lọ ní pé ọlọ́run ń sọ fáwọn pé tí mọ fẹ́ ní olúọ̀bá mi rẹ̀ sọ̀rọ̀ o àmọ́ síbẹ̀ náà wọn ò kú ò o wọn ò dígbákejì ọlọ́run o wọn ò ọlọ́run o wọn ò lé ọlọ́run ẹnu kí ni wọ́n jẹ́ abdullahi wọ̀rọ̀sùn ẹ̀rọ ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ معرفة اختصاص عيسى, اختصاص عيسى بكونه كلمة الله إن انت قلنا باب طلع إنك بي أقبطما كل جفا النبي عيسى قلوا الله كلمة الله يعني كي كلمته ألقاها إلى مريم gbólóhùn tọ́lọ̀ ń الله sí كن بلونا kí فيكون gbólóhùn náà kún fayakú ìtumà pé annabi isa jẹ́ ọ̀rọ̀ ma'rifatu قونه ruhan منه kíni ما ma النبي bá روح الله isa pé ruhullah ẹ̀mí ẹ̀mí ọlọ́run ni ìjẹ́yìn tó ma pé lára ẹ̀mí ọlọ́run là nẹ́bí isa bí bẹ́lómi ti gbọ́yé kíni tó ma ruhullah ay ruhun makhluqun minallah wa ruhun minhu ay ruhun makhluqun minallah ẹ̀mí kan ni tó lúwa dá látọwà rẹ̀ ìtumọ̀ pà nẹ́bí isa jẹ́ mi ọlọ́run ní o bẹ́yàn bá gbọ́mí yé lára eléyìí àsìgbọ́ ni o torí náà alfa muhammad abdulwahab rahimahullah wọn lára àǹfàní ta ṣe ń báàbù inú ma'rifatu fadlil imani bil jannati wan nar inú hadith ubada bin samit àti kíyàn ọgbà pálì janna ń bẹ inú àkídà ni inú imani ni kíyàn ọgbà pé náà ń bẹ nínú imani ni o torí annabi lára ń tẹ́yàn fi wà aljanna òun ni kọ́gbà pé kí ni wa annal jannata haqqu wa annan nara haqqu pé a olúwadákọ̀ aljanna ọ̀rọ̀ ọ̀rọ̀ kọ́ o olúwalálì janna tí ó fi sẹ̀san gbogbo ẹni ọba ṣe tí ẹ̀ wà annan náà ó sì níná tí ó fi jẹ gbogbo ẹni tó kọ tí ẹ̀ tí ó fi jẹ ń yá eléyìí ni a fi mọ̀ pé àwọn kan mí tẹ́ ma gbọ́ lẹ́nu ẹlòmí wá sí àbídá ma kanú tíra o ọtakọ̀ àdíjà nẹ́bí o ni pé kí wọ́n ma pé ọlọ́run ní nọ́mbì kan wa annan náà haqqun ànábì ló gbọ́dọ̀ gbà pé iná ń òdodo sì ni nínú ìmáàni ní tẹ́yàn gbọ́dọ̀ ní gẹ́gẹ́ bá ti gbọ́dọ̀ gbàfà aljanna ń bẹ maana qawlihi ala ma kana min al-amal nínú hadithu ta kana òun ni pé gbogbo ẹni ó bá ní nǹkan wọ̀nyí ó gbà pé Ọlọ́run ń bẹ ó gbà fún annabi pé ẹrú Ọlọ́run bó ti lè wù kíṣẹ́ rẹ̀ ọmọ àwá sàlàyé fúnra wa òun ni mo tún tún wí lónìí iná ìtúnmẹ́ ni pé bó ti lè wù kíṣẹ́ rẹ̀ ọmọ yọ́ padà wọ àlìjánná lópin ìgbà tí ìmáni bá ti wà lára àyàn kò ní máa bẹnu nágbèrè àmẹ́ ìwọ̀n ò pẹ́ ni ó ṣiṣẹ́ díẹ̀ olúwọ́wà tó síbì kan náà tẹ́ ni ó ṣiṣẹ́ tọ́pọ̀ ìtùnmọ̀ àdíìsù kan wọ̀n àmọ́tùmọ̀ rẹ̀ ní pé fọkànbalẹ̀ bọ́ bá ti jó ní tàwíìdù aláàmà káánà mìnàlámẹ̀ bíṣẹ́ rẹ̀ ulẹ̀ mọ́ ó ti lè wó kéré mọ́ ọ padà wọ aljanna torí náà tàwàhídù ni o mú lọ́kùn kúnnù májì ọbọ́ ìtàdí ìfìn wí fún wa nù ma'rifatu dhikr al-wajhi nínú tí àríkà nù báàbù yìí onípọ́lọ́run ròyìn ààrẹ pòun ní kíni olúwa fi ròyìn ara ẹ̀ pòun lójú àmá kìídà ti mùsùlùmí ni pé bóò lójú tọ́lọ́run rí àwọn ọ̀má torípa mọ́ bó ti rí ẹni èyàn bá mọ́ bó ti rí ní mọ́ mọ́ bí ròyìn rẹ̀ ti rí àmá gbọ́dọ̀ wá pé ń torípa mọ́ bọ́lọ̀ ti rí káwá pé ń tó fi ròyìn ara ibi àwọn àṣà ìrọ̀ ti ṣe mistake nù wọ́n láníyàn dáadáa nípìlẹ̀ ìgbà a se wá pọ́lọ̀ ní ojú téèyàn náà ní a se wá a sì wá pé ọlọ́run ní nǹkan báyìí tí ẹ̀dọ̀ ọlọ́run náà ní àkọ̀yẹ wọn gbé débẹ̀ ni ìtàwọn ọ̀bá wí ni bí imamu maliki ti wí rahimahullahu ta'ala kí ni maliki wí alimamu maliki ni olúwa wífẹ́ mi rẹ̀ pé arrahmanu alarushistawa olúwa ọba arrahman ń bẹ lórí alẹ́ arásí rẹ̀ tó se pẹ̀tẹ́pẹ̀rẹ̀ àmọ́ bó ló ti se ìstáwà bó ló ti áàlù ánìhù bìdà kọ́lá kíyàn ọmọ wádìí rẹ̀ pé

yádù àmàtúnmà yádù ní olárúbáwá ọwọ́ ní jẹ́bẹ̀ ọwọ́ kọlọ̀n fẹ́ wí ìwọ́lọ́ ma pọ́wọ́ kọlọ̀n fẹ́ wí torí pé kọjá ayẹ ọmọ èèyàn ni pé kíyàn ọmọ èèyàn ma pé ẹ yádù ní o àmọ́wọ́ kọlọ̀n fẹ́ wí agbára lọ fẹ́ wí mẹ́un pé kúwà lọ́lọ́n fẹ́ wí torí náà àkídà alùsúnnà wal jamaa ní pé bọ́lọ̀ ń bá ti ròyìn ààrẹ ẹ̀ròyìn ẹ̀bẹ́ àmọ́ bí wọ́n bá wá bí i pé bóò ní ròyìn náà ti rí ẹ̀láwò rí ọlọ́run rí ẹni èyàn bá sì rí rí ní ma bó ti rí òun wa muhammad al-amin shinkito rahimahullah wọ́n má pèjúwe kan wá fi bábìlì asma'i wa sifat káwí káfi sera wa láǹfààní wọ́n ní gbogbo ẹni tí bá ń pè nítorí pé àmọ́ ti rí ló pé kò níròyìn kankan gẹ́gẹ́ bí àwọn àṣà irọ́ ìgbé àwọ́wulẹ̀ pé gbéyàn ah, bá ti ní nǹkankan ẹ̀mọ́ fi ròyìn ọlọ́run ò kọ́dà bọ́lọ́n bá lóun náà ní wọ́n ní sáà máa tọ́rọ wọn jọ òun ni ẹni tí wọ́n sọ fún pé arákùnrin kan bẹ́ o abdurrahman ló kọ rẹ̀ abdurrahman ló kọ ẹ̀ àwọn fi ìlú kan sàpèjúwe bọ̀ kẹ́mi ó fẹ́ kó sàpèjúwe ń abdurrahman wọ́n wá bí lónìí àfá pé ẹròyìn abdurrahman ààrẹ èkó yìí fún wa bóò ló ti rí ẹròyìn abdurrahman ààrẹ èkó fún wa bóò ló ti rí ọgá ní o okúrú ní o ní o kọ̀sánra ní o ní o ó dúdú ní o bẹ́ẹ̀ bá ní parọ́ kí àmà bí okuru, àmà bó pupa àmà bí ẹ́ àmà bó dúdú àmọ́ kí èyàn wá pé ń gbàtàwọ̀ ọ̀tí ẹ̀ ti mọ̀ bó yóò dúdú bá yàkò pupa àwọn ìrọ́lẹ̀ ń pa ẹnìkan ẹjá brahman lẹ́kọ̀ọ́ sọ́bálàkà ìmọ̀ gbogbo ẹni tí wọ́n ń pín gbà tí àwọ̀ tí mọ̀ bírò yàn ọlọ́run ti rí hun ápùfẹ̀ kan

àwọ òsì ní pa mọ̀ bó lọ́wọ́ ọlọ́run ti rí torípa wo rírí àmọ́ ìwọ̀n pé ká wá pẹ́kọ̀ lọ́wọ́ tó sì ní òun négíní òun lọ́wọ́ yẹ́dù lọ́yí fọ́ọ̀kọ́ àìdí هذا والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين ọjọ́ ti lọ ẹjá sì ti máa dé ẹpẹ́kẹ tó dé lónìí ma ẹka sókè ń gbọ́ ma ok àkàmbí àbí bóyójú mi fò ní inú ta ti kọ́nù ẹgbàtà fáǹsẹ sọmárì fún wa ni pé ara ń ta kà náà ni pé ma'rifatu anna lil mizani aw anna al mizana lahu kiffatan mizanu al qiyama olúwájí ó wa pé ó ní kíni ó ní òun náà ni àdídì fi sàlàyé pé bá bá kó sánmà àti ilẹ̀ síbì kan tàà sì gbé la ilaha illallah síbì kejì malat aw rajat bihinna la ilaha illallah ẹ̀yùn náà bẹ̀nù tàà ti ké tí sọmárì rẹ̀ wá lónìí pé bóò ni mizanu alkiyama ìjọ ní kífà náà ó ní bóò lásẹ̀ mọ̀ àdídì wíbẹ̀ lè máa lábala méjì bí tayé ẹnu tí wọ́n wí ni pé bó wá ló tó bó ní abala méjèèjì tàlìkì yá mẹ́rí àwọ̀ ọ̀mà a máa gbọ́dọ̀ pé kò ní abala méjì ńgbàtọ́lọ̀ ló ní abala méjì yẹn tí sẹ́kù fẹ́ ká gbọ́yé mẹ́un annal mizana lahu kifata náà náà náà náà. lọ́wọ́ tó máa lò ọlọ́run san ilẹ̀ sàdáadáa ìbéèrè alfa yóò wúlò fún gbogbo wa náà òun ni pé ẹni tí ọ bá ti mọ̀nà tí ń ṣe ń tọ́ ìyàwó rẹ̀ sọ́nà pé ṣe ń kàbáyì ìyàwó wá ń tó ń fọlọ́run bẹ́yàn pé òun fọlọ́run bí ọ́ fi mílẹ̀ jẹ máa bá eléyìí tí ó bá ẹ̀rí ìfọlọ́mbẹ̀ẹ̀yàn èyí wọn òfin ọlọ́run padà bíbẹ̀ ẹ̀kọ́ gbogbo èèyàn náà ni ọ fọ́lọ́m bẹ̀ èèyàn pé mọ fọ́lọ́m jọ dákun jẹ ìṣẹ́lọ́m káwà pé ń gbòjì fọ́lọ́m bẹ̀ mí ẹmẹ́jà gbọ́ yé débẹ̀ o wọ́n yé fọ́lọ́m bẹ̀ èèyàn ká àmọ́njọ́ tó ọba lérí pọ̀ ọ́sẹ̀ lọ́wọ́ ọgbọ̀rọ̀ lẹ́sọ lọ́wọ́ kọwàá kí n bá sì ti sẹ́ wà mọ́ mo ti lérí kẹwàá pé mo ti lérí pé ń sẹ lọ́wọ́ ló jẹ́ ń sẹ́ ànábìlọ́ ọgbọ̀dọ̀ sẹ lọ́wọ́ legalize ń tọ́lọ́wọ́ ọgbà kọ̀ wọlé o gbogbo lọ́nà kọ̀nà irú ìtẹ́ múwàyí lápẹjúwe irú àpẹjúwe tí mo múwàyí náà àti gbogbo bí tẹ́lómí ó ti máa tán rẹ̀ gbẹ́bí bá kú ti fọ́lọ́n kọ́ wọn lọ́rùn nísìnyí ìfọ́lọ́nkọ́ni lọ́rùn ò lè yí ọ̀rọ̀ ọlọ́run àpèjúwe méjì mo tún rántí nísìn ni pé ọ̀pọ̀lọpọ̀ láàmọ̀ pé ẹnìkan ti kú ó sì kọ àkọọ́lẹ̀ tí ọ̀dá pé báyìí ni ẹsẹ àbọ́sọ lẹ́nu pé màlúkọ̀ kan ní ẹmọ pàbún bá kú jọ mẹ́jọ èèyàn mọ̀ ìbá bá fẹ́ lálbáríkà ẹ gbọ́dọ̀ múrú rẹ̀ sẹ́ o èèyàn gbọ́dọ̀ torí pé ẹnìkan ẹnìkan ọfọlọ́hun sí kọ̀fọlọ́hun sí o ya tẹ́yìn bá mọ̀ pọ́lọ́hun ọgbà èyí wọn tó ní excuse àti ṣe o so jíye torí náà ọlọ́run ọ̀rọ̀ ìyàwó ìlọ́kan tí ọkọ rẹ̀ ń pè sí listen sí kọbìnrin musulmi kó lo hijabu ọpa ibi bó ti líyàwó ọkùnrin níbà ti lè múra bẹ́ẹ̀ ló lẹ́yìn obìnrin náà oníbẹ̀yìn náà ti lè múra èyàn gbọ́dọ̀ wá mú apá kan ìsìláàmù kọfà apá kan lẹ olúwa ní odókòlú fi sílmé kàfàtà bẹ́ẹ̀ bá wọnú ìsìláàmù ẹ̀wọ̀ taratara tẹ́sẹ̀tẹ́sẹ̀ torítorí yín ni ọlọ́nkọmọ́sà sí rọrùn bẹ́ẹ̀ ní mọ̀ràn fẹ́ni tó bá wá nírú pọ́blẹ̀mù yìí ìmọ̀ràn táwọn alfáà wá ara ń tẹ́yìn owó kẹ́yìn tó fẹ́yàwó òun ni kẹ́yìn owó lẹ́vù ẹ̀sìn tí ń bẹ láàrin ọkọ àti ìyàwó èyí tó bá ti jìnà púpọ̀ ìmá sọ̀rọ̀ láti kẹ́yìn ó lè bridge gap yẹn èyí tó bá ti ṣe kíní tí ó bá ti jìnà púpọ̀ tó pé ní ìyàwó ní lọ́hun yìí <laughs> ọkọ níyà yìí kíyàn wá mọ́ pé ẹmọ̀ tún ṣe náà ni ọlọ́n lè fún yàn ṣe àmọ́ from experience tí gáàpù ní bá ti pọ̀jù ìmọ̀ sọ̀rọ̀ ni wọ́n fi mọ́ pé ní kíyàn ọwọ́ ẹni tí ó súnmọ́ yàn tí gáàpù náà ní pọ̀ ìmọ̀ràn ẹlẹ́ẹ̀kejì òun ni pé nígbà míì ma wá bẹ bá kan náà lẹ́yìn méjèèjì rí ẹjọ́ wà ń lẹ́fù kan náà ni lẹ́yìn ìgbà tẹ́ wá fẹ́ra yín tán ìwọ ọkọ̀ ọlọ́run wá níwọ̀ ọmọ wá hálíkọ́ ọwá ń gbọ́ súnnà ọwá fìyàwó rẹ̀ lẹ̀ ọun wá wàhálà fún rẹ̀ ni àfikò tètè máa fa òun náà ìjọ́tọ̀ bá ti ń lọ gbọ́ hálíkọ́ irú wá sí tó ń gbọ́ ma mú kéṣẹ́ ti ẹ̀wà lé fóun náà ìjọba ti di pé lẹ́bù fa àdánwò ńlẹ́ o àwọn alfáà ti fò alá nǹkan méjèèjì káwa náà fèsì ẹni ó ti fẹ́ fẹ́yàwó ni àbẹ́ni ó ti níyàwó torí pòhun ó lè ṣẹlẹ̀ sọ́dọ̀ obìnrin náà obìnrin náà tó bá ipé wọlọ́lọ́ ní ọmọ gbẹ́sìn yìí tó wá ń wọkọ rẹ̀ pé ẹfà wọ́n lé àwọn oníkan sí fa àìníkan sí rẹ̀ wọ́n padà kó bọ̀ àfi kó tètè wá ọ̀nà láti lè máa tú láàṣì òun náà máa tàn máa jù kóun náà máa sún máa lẹ́bù dáadáa tí wọ́n náà lọ ní kọlọ́nkọ́ mọ́sáàdé gbogbo akájọ sórí rẹ̀ ọjọ́ ti lọ inṣáàlá ta'ala ẹgbẹ́ ìjọ mẹ́jọ àárọ̀ ní ọjẹ́ a ní táìmù jù báyìí lọ pẹ̀lú ògbọ́lọ́ no a ti change sí sunday torí ọ̀pọ̀lọpọ̀ yín náà lọ complain pé àwọn táwọn iṣẹ́ oníṣẹ́ ìjọba àwọn máa ṣiṣẹ́ saturday